إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم ما يعظكم به إن الله كان سميعا بصيراً أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا يأتونك بمثل إلا جئناك بالحق وأحسن تفسيرا صدق الله العظيم الحمد لله رب العالمين الذي بنعمته تتم الصالحات والصلاة والسلام على عبده ورسوله محمد المصطفى صلى الله عليه وسلم وعلى سر الأنبياء والرسل وعلى آله وصحابه وعلى كل مدى بدعوته wàstánà bí sunnati wà hìtádà bẹ̀rẹ̀ ìlàyé mìdíà máa bá adúpẹ́ fún ọlọ́run alhamdulillah adúpẹ́ ní ẹ̀kan sí alhamdulillah àparí ọpá pẹ̀lú gbólóhùn alhamdulillahi rabbil alamin fún oore àánú tọ́lọ́run àtọrọ ìkẹ́ ìgẹ̀ fún ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam gbogbo àwọn ànábì ọlọ́run tí a jí sọ́nà bá síwájú ànábì àtọrọ ìkẹ́ ìgẹ̀ fún wa àwọn ọmọ lẹ́yìn ànábì àtọrọ ìyọ́nà ọlọ́run bá fún ọlọ́run bá ní yọ́nú sí wọn àmín látorí wọn ìyọ́nú ọlọ́run jó kó dórí àwa náà kó dórí tafsirul Qur'anil Karim àlàyé ìfọ́síwá Qur'anil Karim tó yí pé gbogbo wa tí aláǹfààní àti gbọ́ ní àná àti jẹta agbègbèbí tí a tẹnumọ́jú òun náà ni ahadab hadha tafsir òun náà ni àwọn àsùntà bí jẹ́ afẹ́ da tafsir ọdún ìgbà lẹ́gbàtà ti sọ ìdí tàà fi mú àkọlé àti sọkílẹ̀ rọ́ngbà wa bí tí a fẹ́ kí àwọn ọ̀rọ̀ wa lọ lọ́dún yìí a sì bí ọlọ́wọ́ bá ọba tí máa ṣe nǹkan ní ìrọ̀rùn fún ni kó sí ní ìrọ̀rùn fún wa àmín ibi tí a fẹ́ yẹ̀wò òun náà ni ahamu asalib tafsir wa manahijihi tàbá ń gbọ́ tafsir tafsir kí ní jẹ́ bẹ́ẹ̀ kí sì ní àwọn ọ̀nà tí àwọn afá ma ń gbà ṣe tafsir tó pòrán ara tafsir ló wà gbólóhùn tafsir a rí nínú al àtàwọn gbólóhùn tó tó jọ gbígbólóhun tàwí fassara yufassir tafsiran bayyana yubayyinu tabyina ẹ̀rì waddaha yuwaddihu tawdiha ẹ̀rì àdọ̀ha yuhdihu ìdọ́àn gbogbo àwọn gbólóhùn yìí ló súnmọ́ra wọn awwala yuwawwilu tahwila o náà ni kíyàn ṣàlàyé nǹkan lẹ́kùnrẹ́rẹ́ àwọn nǹkan tí ó rújú káwà túlẹ̀ kọ́ dáni lójú ká ṣàlàyé yékéyéké ìtí jẹ́ bẹ́ẹ̀nu olóòfin wá ń sọ fún anú súrátù Furqan Quran chapter five ayat 33 ẹgbọ́n tọ́lọ́mbà sọ wala yatunaka bimathalin illa jinnaka bilhaqq wa ahsana tafsira ọlọ́run bá ń bá ànábì sọ̀rọ̀ ọlọ́run láwọn kèfèrí Mákà tí a fẹ́ máa pè rẹ̀ ànábì níjà wọ́n ní mú àpèjúwe kan wá fún ẹ àfi kí àwọ náà bọba lékẹ̀ ọlá káfì ìdí òdodo rinlẹ̀ káfì ìdí òdodo rinlẹ̀ káwàá mú àlàyé nǹkan náà wá ní ìfọ́síwẹ́wẹ́ ẹ̀rẹ̀ torí díẹ̀ látúnwọnú sọ́tún fúsù láti láti ayá àkọ́ta ayá ẹlẹ́ẹ̀kẹta ọlọ́run tún kọ́ alẹ́kọ́ ìtumọ̀ ìfọ́síwẹ́wẹ́ alùkwáni kẹrin ọlọ́run tó bá yí pé Hamim tanzilun minar rahmanir rahim

kìtàbù fussilat ayatuhu ó ní tí a ńlá kan ni tí a sàlàyé àwọn àyà bẹ̀ ta fọ́ sí wẹ́wẹ́ Qur'anan Arabiyya Qur'an ní èdè Lárúbáwá ni a fi sọ̀kalẹ̀ li qawmin ya'lamun fún àwọn ìjọ tí a bá fẹ́ mọ̀ nípa Ọlọ́run tí a fẹ́ mọ̀ nípa al tí a mọ̀ nípa ẹ̀sìn Islam tó dé léyìí àwọn afọ́ ni ma tafsir wọ́n wá lóòrùn àrán tafsir àwọn ọ̀nà jẹ́ máa ń gbà sàlàyé Al-Qur'ani láàbìrí pé ìgbà ìpagbó òjókó tafsir ó máa ń yàtọ̀ síra wọn agaga àwọn àlànà kan bẹ tó gbajúmọ̀ àkọ́kọ́ ń wọ́n pè ní tafsir tafsir àlàyé ń sọ ní o náà ni kí wọ́n kó àwọn àyà kan jọ tàbí súra kí wọ́n sì sọ tó kó sínú irú bẹ̀yẹn yakumul mufassir bí tafsir al-Qur'an kullihi gbogbo al-Qur'an rẹ̀ bẹ́ẹ̀ ó tù walakin yuqaddimu al-ma'na out of ceiling out of the wheeling vitale láì ní sàlàyé lọ títí ìran tafsiri kan ni ẹ̀rí àmàyá àmàyá àmàyá àti kàwọn àyà yẹn lọ yóò sọmọ́ra ìṣẹ́ akọjá lọ kò ní máa tẹnu máa kí máa sàlàyé fítífítí bẹ́ẹ̀ tá a bá lọ́rù tafsiri bẹ́ẹ̀ kódà ń gbá mí bẹ ní ọjọ́ kan oṣù wọ́n lè tú rúbò wọ́n lè tú hisip wọ́n lè tó jùzù wọ́n tafsir tí wọ́n sí mẹ́ àtafsir al-ijmali inú àtafsir mi náà pè ní àtafsir tahlili àtafsir tahlili kí ni túnmọ̀ ilé haythu yakumul mufassir amama kulli ayatin olùsàlàyé alùkùránì yóò ma dó lórí àwọn àyà kọ̀ọ̀kan ẹ̀rì wa yakumu ta'lilaha ta'lilan muwassa'a mọ̀fàsọ́là tí ó wà dójó wà sàlàyé sàlàyé sàlàyé sàlàyé ngbàmí ó lè bẹ̀rẹ̀ lórí mufradatul kalimat a ni mufradatul kalimat a ní àwọn gbólókan bẹnu àwọn ayé ayọ̀bìnú súra tafẹ́ tú yóò ìtumẹ̀rẹ́ ìtumẹ̀rẹ́ yọkọ̀ sọlọ a nuzul of revelation a tún bọ́ sí ibẹ̀ lẹ́yìn náà gbogbo àwọn òsùlú bàlágí àwọn ìlànà bàlágà tí bá ń bẹ́ẹ̀mẹ́ tó máa sàlàyé alélẹ̀ inú bayan bó ṣe ríre ilé inú ma'ani ìlọ́wà ilé inú bàdé oná lọ́wà àwọn ọ̀nà tọ́lọ ló bákan náà yóò tún máa ṣe tàhálélù náhwí wa sọ́rfì kí ló dé tẹ́lẹ̀ tó fi kẹ́lẹ́tẹ̀ fi gba dómà lẹ́lẹ́ fi gba kẹsàrà gbogbo eléyìí kó tó wá tún bọ́ sí àká àwọn ìdájọ́ kó wá tó parẹ́ pẹ̀lú mọ́ yustafa minal ayat kí ní àwọn kata sàǹfàní láti inú àwọn àyà irú tẹ̀sán pè ní tafsiru tahlili àwọn ẹ̀wà rẹ̀ wọ́n bẹ̀rẹ̀ súra súratul Baqara súratul ti bẹ̀rẹ̀ wọ́n ma tú lọ títí títí tí ó èdè ṣúrátù nas ẹ̀rì eléyìí ìlọ̀pọ̀lọpọ̀ bàbá wa náà sábà wa wọ́n ní ní ilé kí ó báyìí ní mọ́sálásí báyìí bàbá bẹ̀rẹ̀ tẹ̀síìrì ní láàsíà wọ́n parí ẹ̀ ní ọdún yìí gbàmí sí ń bẹ wọ́n lọ́dún kẹrin tí ń bá bọ̀ rẹ̀ gbàmí wọ́n lọ́dún kẹwàá rẹ̀ wọ́n ní ṣe òyí tó fi parí alùkùrán tó fi kó láyé ẹ̀kùn oṣù náà ló tú alùkùrán nìdélẹ̀ tẹ̀sí ìtàlélé nìyẹn ìlàbálọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbàlagbà nínú àwọn àfáàwà pẹ́lá tó ní a tafsir al-muqarana at-tafsir al-muqarana òun náà ni kí a máa ṣàfiwé àwọn àyà tó jọra wọn nínú súra àti súra kakópọ̀ tàbí lánàá tẹ́ni ìgbà tú búnà bá sì tú báyìí mùjáìdì tú báyìí umaru tú aisha tú báyìí mùjáìdì bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ wọn ma ìyàn pè ní tafsir al-muqarran yakun lè bá fi ibi ìjìrá di muqarranat bẹ́ẹ̀nà ìdá ti mufassiri yóò ma fi àwọn tafsir yà ma fi jọra wọn inú Ruhul Maani bó ṣe túre inú Ibn Kathir bó ṣe túre inú Nasafi bó ṣe túre inú Qurtubi bó ṣe túre inú Ibn Arabi bó ṣe túre wọ́n ma sọ bẹ́ẹ̀ lọ fún wa eléyìí náà ń pè ní tafsir al-muqarran lẹ́yìn náà àtẹ̀fẹ́sílì mọ̀dúrí àtẹ̀fẹ́sílì mọ̀dúrí o náà ni kí a mú àkọlé kan tí a fẹ́ fi bá wòyàn sọ̀rọ̀ kó wá sí pé àkọlé yìí àwa ń wá àwọn àyà tọ́jọ́ ẹ̀rí wọ́n ní wà ilmu yatanawalu alqadaya hasab almaqasid alquraniyya min khilali suratin aw suratain aw akthar àwọn ọ̀rọ̀ kan la fẹ́ sọ so, tó ṣe pàtàkì kí a wá mú àkọlé yẹn súúrà kángbà mí ń bẹ bí ọ̀nà márùn ún mẹ́fà láti rá àwọn àyàtọ́jọ́ tàbí ní súúrà méjì tàbí súúrà tó pọ̀ ẹ̀rí how jamul ayatul qur'aniyya al-mutafarriqa fi suwal qur'an hukman wa tafsiruha hasab al-maqasidi al-qur'aniyya ó náà nìkan kó àwọn àyàtọ̀ pọ̀ tó wà lọ́tọ̀ọ̀tọ̀ inú alùkwáni káwà kó wọn jọ tó wá rọ̀pọ̀ máa topic kan ta mú ní gbóló ni o ní ìdájọ́ ni o káwà máa tú ní ìbámu kí ní èròǹgbà alùkwáni kẹrì ẹ̀rì wọ́n ní àhúwà bayan ma yata'allaqu bi mawdu'in min mawdu'at al-hayat al-fikriyya wa ijtimaiyya wa min zawiyatin quraniyya lil khuruj bi nadariyatin quraniyya bi sadadihi wọ́n ní náà ní tàà tó ń pè tẹ̀sí mọ̀dúnrin o náà ni amútọ́píkì kan inú ìlànà ìgbésẹ̀ ayé ọmọ ẹ̀dẹ́nìyàn àwa ń wá àwọn àyà tí ó sọ nípa rẹ̀ àwa kó wọn jọ nígbà mí ń bẹ olùsìpọ̀rọ̀ tàà fẹ́ sọ yìí olùsìpé mọ̀dún fíkiri ni ọ̀rọ̀ òrùrí ni ọ̀rọ̀ ìròrí ni ìgbà míì bẹ́ lè jẹ́ alìmòdú ẹ̀lẹ́ṣìmáyé ọ̀rọ̀ àwùjọ ni ìgbà míì lè jẹ́ alìmòdú síyásí ọ̀rọ̀ òṣèlú ni ìgbà bẹ́ lè jẹ́ alìmòdú ọ̀rọ̀ ètò ni ìgbà bẹ́ lè jẹ́ alìmòdú ni ọ̀rọ̀ agbègbè tọ́nà bá dá ni ní torí díẹ̀ ìtumẹ̀ náà ni pé tẹ̀fẹ́sílẹ̀ mọ̀ọ́dú rí òun náà là ń ṣe ń bí lẹ́fìrí pé àwọn àyà tá ń ké kìí sojú kan so ní ọwà lè ní afẹ́wà sàlàyé gbogbo àwọn àyà tí tẹ̀fẹ́sílẹ̀ afẹ́ gborí ẹ̀ kọjá gbogbo tẹ̀lọ́ta fẹ́ ṣe lọ́dún ni agbègbè tí afẹ́ kó gbà lọ torí التفسير الموضوعي بعض الآيات القرآنية المختارة للتفسير سورة النساء آية 58 668 سورة الصاد آية 26 سورة الحج آية 39-41 سورة الحديد آية 25 سورة المائدة آية 8 نساء 125 سورة النساء 29-30 161 sọ́tò bákọ́rà 188 sọ́tò bákọ́rà 275 sí 283 sọ́tò máyídà 33 sí 34 àti 38 sí 39 àti 44 sí 50 sọ́tò Yusuf àyà 40 sọ́tò Nahl àyà 89 sọ́tò Al-An'am àyà 38 sọ́tò Yusuf àyà 111 sọ́tò bákọ́rà 2829 85 and 86 sọ́tò mutana 809 surat al-imran 64 surat al-ankabut 46 surat al-hujurat 13 surat al-nisa 1-2 to surat al-baqara 256 surat al-anfal 60-61 surat al-alaq 1-5 surat al-zumar 9 surat al-mujadala 11 surat al-namli 15-44 surat al-yusuf 43-57 to surat al-kab 83 sí 99 هذه هي الآيات القرآنية المختارة لتفسيرنا لهذا العام àwọn àyà tí a fẹ́ tú ní ọdún ìkùnà nìyẹn gbogbo àyà ìwárí àwọn àfáà fún ní mòdú mòdú àtìlẹ̀ àyà tìlẹ̀ kẹrìmà àkọlé gbogbo àyà ta fún àyè fún náà ni pé nìzọ́mù lè hukmi fil Islam nizamul hukmi fil islam ètò bá ṣe ṣèjọba nínú islam gbogbo àwọn àyà ìlátòkèdélẹ̀ ètò bá ṣe ṣèjọba nínú islam náà ló dá sí ní gbogbo ìlànà ìṣèjọba ní gbogbo ń tọ́mọ̀ ẹ̀dẹ́ ní bùkátà sí inú gbésí ayé rẹ̀ tó fi lo lé ayé rẹ̀ tí ó fi kú rẹ̀ tí ó fi sẹ̀mẹ̀rẹ̀ ń sàárẹ̀ tí ó fi jíǹde lọ́jọ́ gbídàlì kìámà tí ó fi rújú rí ọlọ́run bá níwájú ọlọ́run tí ó fi di ẹni àtẹ́wọ́gbà níwájú ọlọ́run tí ó di jẹ́ tọ́lọ̀ bá yọ́nú sí nígbà bá tẹ̀lé gbogbo àwọn àlàyé òfin tó ti ọ̀dọ̀ ọlọ́run bá wáyé lẹ́fìrí inú súrátù Isra ní àyà ẹlẹ́ẹ̀kẹsàn gbàtọ́lọ̀ bá ilé kọlá ń sàlàyé ọlọ́run dájúdájú kùránì yàhàdì ilẹ̀ tí yà ákọwàm ó ń fi ní mọ̀nà sí ìtọ́tọ́ jùlọ bákan náà ó ń fún àwọn olùgbọ́lọ́wọ́ bá gbọ́ ní ròdùnú alladhina ya'maluna salihan àwọn jẹ́ ń ṣiṣẹ́ rere pẹ̀lú ìgbàgbọ́ wọn anna lahum ajran kabira pé ẹ̀san tó tó bí ń bẹ mọ́ lọ́dọ̀ ọlọ́wọ́ bá bẹ́ẹ̀ náà lọ́lọ́ọ̀bá alẹ́kọ́ ọlá tó ń fi àlùkwáni fáwọn ó tún fún ọmọ ẹ̀dẹ́yàn nírò pé àwọn tí ó nígbàgbọ́ sí àlìkíyàmá a'tadna lahum 'adhaban alima tí a bá bẹ́ẹ̀ kú àwọn náà ti palẹ́sẹ̀ lẹ́dẹ̀ wọn yẹlẹ́tẹ̀ ìró ẹ̀rí àlùkwáni lọ́jú ìfọ́yẹn inna hadha al náà ló ń tọ́ ní sí àwọn àtọ́sọ́nà ò nìyẹn bákan náà tẹ̀fsìrì náà yàtọ̀ sí ó jẹ́ tẹ̀fsìrì mawdu'i ó tún jẹ́ àtẹ̀fsìrì tẹ̀rìbáwì àtẹ̀fsìrì àtẹ̀rìbáwì ó náà ni ìlànà ìsàlàyé ìrí ní ìsọnidẹni ọlọ́run ló pẹ́ tẹ̀fẹ́ máa ṣe in kéèsè àwàdà láfẹ́ ma ṣe ń bí kéèsè ẹ̀rin láfẹ́ ma rí ń bí kéèsè ikú láfẹ́ ma bú ń bí kípa fẹ́ ma sọ̀kọ̀rọ̀ afẹ́ ma fèsì afẹ́ lọ àǹfààní tafsir min rabbi anfusana kálẹ̀ fi ríra wa kálẹ̀ fi yípadà lọ́dọ̀ àwọn àfẹ́ẹ̀sì wọ́n tàbí pè ní àtafsiru tarbawi àlàyé alùkùránì tá máa ṣe fáwọn èèyàn tí ó sì máa yípadà nínú ìlànà ìgbàgbọ́ wọ́n máa yípadà nínú ìlànà ìwà wọ́n máa yípadà nínú ìlànà ìròrí wọ́n máa yípadà nínú iṣẹ́ wọ́n máa yípadà tí ó pé ọkọ nínú ilé á yípadà tí a gbá ah, àbọ́kọ mi kọ́ ìní ọkọ mi kọ́ rẹ̀ àbíyàwó mi kọ́ ìní bẹ́ẹ̀ náà lọ́mọ bẹ́ẹ̀ lò bí bẹ́ẹ̀ lọ rẹ́ bẹ́ẹ̀ lẹ̀gbọ́n bẹ́ẹ̀ làbúrò lágbàdà àjọ wà bí iṣẹ́ ọmọ ìṣẹ́ ọmọ ti yàtọ̀ kí ló ń gbọ́ bá gbé bá ń lọ gbọ́wọ́ àṣírí bí bá ti ń ṣe àtafsir àtẹ̀ríbáwì ìdàbọ̀sókè máa ń báyàn ni ìdàbọ̀sókè ẹ̀mí tó jùmọ́lá máa lékún jojúmọ́ lójúṣe ọmọ pọ̀ jojú láàmọ̀ yẹra wa wò pé ah èmi lágbájá yìí ah àṣẹ nǹkan báyìí tí mo ṣe àṣẹ ọ̀dá ẹ̀rí torí díẹ̀ wọ́n ní tafsir eh, tarbawi huwa ibaratun an abda ayatul qur'an karim bi usulubin wa manhajin tarbawi wọ́n lò náà ní ká tú alùkùránì fáwọn èèyàn àwọn ayé alùkùránì pẹ̀lú ìlànà àti àgbékalẹ̀ ní ìlànà ire ni yùsẹ́ ìlú alẹ́lẹ́kọ̀ọ́rì in wọ́sàmì in tí ó fi mú rọrùn tó ẹgbẹ́ tafsiri akọsílẹ̀ ni ẹtí bá ń ká yóò rọ̀ lọ́rùn tó láti sọ alùkwáni di tí ó mọ̀ hùníwà iktida'an bi nabi sallallahu alaihi wasallam láti kọ́sẹ̀ àní Muhammad sasala níjọ́ kan wọ́n lọ bá Aisha radiyallahu ta'ala ní hanlé wọ́n lọ bèèrè nípa ìwà ànábì ńgbàjọ́ fún alẹ́sẹ̀ ó ní kana khuluqu wal Qur'an ìwà ànábì náà alùkwáni alùkwáni ọlọ́ọ̀bà alìkẹ́ bẹ́ẹ̀ náà lànábì náà rí àwọn sàábé rẹ̀ ìjọ kan ní sọ̀rọ̀ ẹnìkan ó ní mọ́ yasuruhu an yanzura ila al-Qur'an yamshi ala al-ard fal yanzur fulan ibn fulan ẹ̀rí ó ní gbogbo ẹn tó bá dùnmọ́nú kó wo alùkùránì tí rìn bí èèyàn kò milestone malam tariq ó ní di ọ̀rọ̀ kan lọ́sọ́npa àwọn sàábé ó ní jẹ́lù kùrẹ̀ ní ìfàrí ó ní unique Quranic generation àwọn tó pé wọ́n gbà fún alùkùránì pátápátá wọ́n di àtúbí ẹ̀yin náà wo jahiliya Umar kó tó gba Islam ẹgbà tó tó di musulmi tán tí ìpadà dé ẹn tó pé ẹlẹ́bọ ni olóòsà ni ọ̀mùtí ni apààyàn ni jàgídíjàgan ni ó sì di àtúnbí ẹ̀rì tó ìwá débi wípé ó wà lórí mímbàrí jọ kan àwọn ọmọ ogun tó ránṣẹ́ lọ́nà tó jìn ó sì rí wọn ó sì ń kọ́ máa lórí mímbàrí lọ́jọ́ jímọ̀ pé yà sàárìyà alìjábà pẹ̀rẹ̀ sàárìyà ibi òkè ibi òkè wọ́n sì tẹ̀lé àṣẹ náà ọlọ́ọ̀bá fi pa wọn ká àwọn tí wọ́n gbọ́ Umaru jọ́nà lọ lásìkò báyìí agbóhun ẹ̀ ohun ẹ̀ náà la fi jagun yẹn dàbí wọ́n Allahu Akbar ìyípadà ìtànsọ nìyẹn tẹ̀fṣíìrì tí ó yíwa padà tó ṣe yí pé yóò di bárakú fún wa ìyẹn náà ni a ń pè ní tẹ̀fṣíìrì àtàrbáwí Al-Qur'an Karim kìtàbù tẹ̀rbíyà wà ìwé tàbí sàfọ̀mọ́ni ìwé tí tó ṣe ni láàfírí suratu juma aya kejì suratu al-muran aya 64 suratu bakara 129 151 gbogbo àwọn aya ìpátá aya ìtún ìtúnni ṣe ní òsúrátù juma aya ẹlẹ́ẹ̀kejì Wàlàbí máa fẹ́ láàrin àwọn kọ̀mákọ̀má òjíṣẹ́ ńlá kan tí ṣe Muhammad yẹtìlú aláìhìn àyàtì tó ń kọ̀rọ̀ náà bá fún wọn wọ́yú zaki ó ń fọ̀ wọn mọ́ wọ́yú alìmùhùmùl kìtàbà wal hikma min qablu lafi dalalin mubin ó sì wájú kọ́ tó dáà ní wọ́n bẹ́nu ọ̀nàánù ìbẹ́nu wọn oníṣìná ìbẹ́nu wọn ọ̀mùtí ìbẹ́nu wọn olè ìbẹ́nu wọn apààyàn ìbẹ́nu wọn ẹlẹ́bọ ìbẹ́nu wọn oníjìbìtì ìbẹ́nu wọn ó gbogbo jẹ́ ọ̀dá nìwá wọn ọlọ́wọ́ yí ń kánù qablu nígbàtí jáfàrù tẹnu bọ jàìléyà ó láwọn yìí ó lápáyàn láwọn ẹnukú la máa ń jẹ àwọn oníwàárí kan kó tó dùpánà bí dé àárín àwọn ànábì wá tún àwọn ṣe torí díẹ̀ ìlànà tàà fẹ́ fi tú tẹ̀fsìrì wa náà lọ́dún yìí àtẹ̀fsìrì mọ̀ọ́dú ì wà tẹ̀fsìrì tẹ̀rìbáwì abẹ́ọ́lọ́wọ̀n bọ̀bàlẹ́kọ́lá àtẹ́ntọ́sọ àtẹ́ntọ́ gbọ́ dáadáa kí asọ́lá kagbọ́ ọlọ́mọdún aláìdá subhanaka allahumma bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk amantu billahi wa malaikatihi wa kutubihi wa rusulihi wal yawmil akhir wal qadri khayrihi wa sharrihi min Allah wal ba'thi ba'da al maut لا إله إلا الله آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم